الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته So Sheikh Salih bin Abdullah al-Fawzan hafidhahullahu ta'ala níbi àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa lọ níbi ọ̀rọ̀ al-bid'ah so wọ́n ní pé aláàfẹ́ mú àwọn examples wa níbi àwọn bídá aléyìí tó ṣe pé ó ti gbajúmọ̀ ó dẹ̀ ti fánká wa ní àwọn kẹtò dẹ́jẹ́ wípé anábi sallallahu alaihi wasallam wallahi kò mọ́wọ́ mẹ́sẹ̀ ń parí rárá rárá sallallahu alaihi wasallam wọ́n wa àwọn èèyàn ni wọ́n kàn innovate ni wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́wọ́ ba alákọ̀ọ́kọ́ nínú ẹni wọ́n ní famin hadi ilbida al-ihtifalu bil maulidin nabawi léètí àti ṣe àlàyé nípa rẹ̀ ni ma ṣe ayẹyẹ ọjọ́ bí annabi sallallahu alaihi wa alihi wasallam léyìí tí wọ́n dálé ní nǹkan tí kò kéré sí 400 years lẹ́yìn kú annabi sallallahu alaihi wasallam so lẹ́yìn gbà lẹ́yìn hijira annabi sallallahu alaihi wasallam ìtumọ̀ ní pé ẹ̀sìn ti wà fún 400 years náà tí ò sí kẹta ń pè ní maulidi nínú ẹ̀ so létà létà láwọn kan padà tún wá gbé wá annabi sallallahu alaihi ti wa náà ni at ìmá wá albarka pẹ̀lú àwọn ayé kàmà ní ayé lágbàjá báyìí ayé tí bàbá lágbàjá tí wọ́n ti jòkó tàbí sàlùwálá ní ayé tí bàbá làkásẹ̀gbè tó jòkó sí tó ti ṣe kíní kan lè kàmà wá káàkiri kàmà wá albarka pẹ̀lú àwọn ayé yẹn kò sí nǹkan tí ó wà nínú sunnah nabi sallallahu alaihi a lọ máa fi ọwọ́ pa sàárè wọn a mọ̀ ní pé an wá albarka látara abin nínú ẹ̀nà ni albida'u fi majalati al-ibadati wa at-taqarrub ila Allah bídá tó ṣe pé wọ́n dálẹ̀ níbi àwọn agbẹ́rin ìjọsìn àti ibi àwọn ikébùlá sí ń súnmọ́ lọ́wọ́ ọba àwọn kó bídá tó pọ̀ wá sí ibi ilé in fact ibẹ̀ ní bídá ti fẹ́ pọ̀jù níbi àwọn pé bú láti ṣe jọ́sìn níbi ọ̀rọ̀ ọ̀run wọ́n fi bídá sí ọ̀rọ̀ bá ṣe ṣe adhkar wọ́n fi bídá sí ọ̀rọ̀ bá ṣe ka Kùránì wọ́n fi bídá sí kò sí ìtí mo fẹ́ fi bídá sí kódà tó fi mọ́ bá ṣe àwọn ìdòmí everything wọ́n sà ti fi kún wọ́n ti fi kún ka tánàbí mu sallallahu alaihi wasallam so àkọ́kọ́ yìí tó jẹ́ al-ihtifal bi ọ̀nà ni tó ní ṣe pẹ̀lú ayẹyẹ ìmáṣe ọjọ́ bí annabi sallallahu alaihi wasallam ní oṣù rabi al-awwal le tó ṣe ke lọ́dọ̀ tuwan bí wọ́n ṣe rabi al-awwal rabi al-thani jumada al-awwal jumada al-akhira wọ́n ṣe lonti woni a wọ́n àwọn kan jumada al-akhira wọ́n ṣe gbugbo e lonti woni so kódà lómi ni so kìí tún ṣe 14th of rabi al-awwal nìkan látún sí wọ́n tún ti wá tàwásá ẹ̀kì bídíà ma ń fẹ́ sí ni wọ́n tún ti wá fẹ́ àwọn bídíà débi pé wọ́n tún ṣe mọ́lìdì àwọn bàbá wọ́n ṣe mọ́lìdì Ìyáàsì ní lọ́rí láìpẹ́ ní nǹkan tí ó ti ju bí ọdún mẹ́ta ni àwọn bàbá bàbá wọ́n ṣe mọ́lìdì wọn ló mú pọ́ bẹ́ẹ̀ wọ́n lọ síbi sàárì bàbá yẹn wọ́n lọ ṣe mọ́lìdì mẹ́ tàbá tí wá parí mọ́lìdì wọ́n tún lọ àwọn sàárì pọ̀ gaba ilé ìtúsẹ kí Joseph, jọ́sìn fún dẹ́yìn Allah subhanahu wa ta'ala òkè òdí àfáǹdà bẹ̀ mọ́lìdì bẹ̀ in tẹ́yẹ̀ ti lọ gídá da ni tẹ́bà kọ́kọ́ dé ìjọ day before mọ́lìdì ẹkọ̀kọ́ lọ ṣe zikirul anfas àwọn zikir tánàbí mọ́wá ẹmọ fò ẹmọ pàgbò hey hey hu hu bẹ́ẹ̀ ṣe máa kí ni ẹ̀ tó ju yóò lé tẹ́mọ fò tẹ́mọ lágùn báyìí ṣe ẹ̀sìn tánàbí mọ́wá nà tún lè lè bẹ̀ tẹ́bà ti ṣe yí tó bá ti zikirul anfas ẹ̀ ṣe ṣe èyàn tó ń kọ̀ máa ń dìdíkì láfáàzìn ẹ̀ léwójú ẹ̀ báyìí ó ti jẹjẹ kújẹ ojú ẹ̀ ti lè bí kíní tó bá ti wá díjọ́ kejì ẹ̀ẹ́sẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ àlọ́ṣẹ́ mọ́lìdì orúwá ní mọ́júmọ́ ni mú kọ̀kọ́ lọ síbi àwọn ìdá àfáà ilé yìí ìgbàtàfà wà láyé ìdá yìí kìníkà kìníkà mú kọ̀kọ́ lọ ṣe wọ́n lọ mọ́ pí àwọn mọ́ sí àmọ́ àwọn àyà Kùránì wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahadan sí àwọn yẹ́ ti gbàgbé àwọn àyà tó yìí ni àbámọ́ àwọn yẹ́ sí ń parí Kùránì ẹ̀yìn mo fẹ́ sí ṣọ́bù ẹ̀dàkà bá ń ké yàsín méje nínú yàsín tó ké yẹ̀gàn yàsín yẹ tó bá ka yàsín tó bá gbọ́tùmọ̀ yàsín yìí ni tó gbọ́tùmọ̀ so níbi àwọn munasabatu mawalidi idẹ́ ni méjọ́lì àwọn ẹbọ́ta máa ń ṣe wọn làwọn eléyìí wọ́n wà mọ́ fàwọn kan ruwa lójú ní ẹyìn kí ni a ń ṣe madhu nabi níbi maulidi àwọn dáadáa bẹ́ẹ̀bẹ́ a mọ́ ṣe madhu annabi a mọ́ yí annabi ẹ̀kan lọ́dúnkọ́ ni musulmi mọ́ yí annabi o musulmi mọ́ yí annabi pẹ̀lú pé yóò tún máa tẹ̀lé súnnà annabi tún bá nẹ́bí ṣe máa jẹun lélẹ̀ ìwọ́n tó ṣe kíta bá sọmọ kí bá nẹ́bí ṣe jẹun lélẹ̀ kó jẹun bẹ́ẹ̀ ó láyé ti so o fẹ́ràn ànábì in reality o ìfẹ́ nókàn ti fọ́ lórí ni ẹ̀yìn wọ́n ṣe mọ́dúnmọ́dún ànábì àwọn kan ojoojúmọ́ làwọn yìí ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ẹmọ̀ kí níbi ayẹyẹ mọ́lìdí wọ́n tó ka ìtàn ànábì fún wa sí ẹ̀kan lọ́dún la ní láti kàtà ànábì ni ó dà gẹ́gẹ́ bí àwọn tamọ́ ṣe mother's day father's day sí ẹ̀kan lọ́dún náà ní kẹ fẹ́ràn yayin kẹ rántí yayin mùsùlùmí tó bá gbádùn ojoojúmọ́ ẹ́ ni ó mọ̀ kí náà kí ni ó mọ̀ sí dáadáa sí ẹ̀rẹ̀ àti àwọn bàbá rẹ̀ so ومن هذا التشبه بالنصارى في عمل ما يسمى بالمواليد أو بالاحتفال بالمولد النبوي sẹ́rí mọ́lìdì táwọn èèyàn ń ṣe yìí wàláhì wọ́n fi ń kọ́ṣe àwọn kírísítẹ́nì kò sẹ́ni bòdì tẹ́ fi ń kọ́ṣe tó jù àwọn kírísítẹ́nì lọ kò sí okay àwọn onábẹ́ mọ́lìdì yìí kalẹ̀ àwọn kírísítẹ́nì yìí náà ni àwọn náà mú lọ́dọ̀ àwọn róòmù ni àwọn ẹlẹ́bọ̀sì làwọn róòmù àwọn tó ṣe pé kò sí nǹkan táwọn olùfẹ́ lè jọ́sìn fún láyé tí wọ́n èèyàn wọ́n jọ́sìn fún anything igi anything tó bá sàti fẹ́ look àwọn jọ́sìn fún lọ́n tí wọ́n ni àwọn náà máa ń níta look náà máa ń rí lè ka ọjọ́ tán bíyàn kún ẹni na bí because wọ́n ní àwọn àgbàgbọ́ kan tó sọ mọ́jọ́ tán bá bíyàn wọ́n àtijọ́ tí ẹ̀bá kú wọ́n láwọn àgbàgbọ́ tó so mọ́ so wọ́n believe pé ìjọ́ tẹ́ ní iná fi mọ́ yọta bí lágbàjá ẹ́ wọ́n bí báyìí àwọn kíníkà ń ṣe kíníkà ní kíní ṣe kíníkà lẹ́fìrí pàwà nẹ́bí ọlọ́wọ́ bá ok tó ẹkẹ́ bí ọjọ́ bí yẹn nínú ẹ̀sìn Islam ó jẹ́ ǹkan tó ṣe pé Islam really fẹ́ jẹ́ ká wọ́n fẹ́ so ìjọsìn kan máa ní àmọ́jọ́ bí anẹ́bí Musa alayhi salam àmọ́jọ́ bí anẹ́bí Ibrahim kódà ọjọ́ bí anẹ́bí sallallahu alayhi wa sallam èyí tó sallallahu alayhi wa sallam ó fẹ́ tó ìtumọ̀ nígbé kìí ṣe kẹtí Islam fẹ́ jẹ́ kárílì ní tààlùkù kan tó special ma wọ́n bí lágbàjá lọ́jọ́ báyìí wallahi kò ní anything kò sí àtọ̀ láàrin ní tẹ́bíọ̀ àti ọlá tí wọ́n bí kò sí àtọ̀ ń bẹ̀ wallahi so àwọn kírísítíẹ̀nì ni wọ́n máa ń ṣe látara pé àwọn náà kò sí nínú ẹ̀sìn tí wọ́n náà káà náà máa ṣe Christmas ẹlòmí ma wé Christmas ẹ̀wọ́n ti ṣe ní Mary ọjọ́ tán ṣe bí i ọjọ́ bí mẹ́ta kó tó rìnlẹ̀ sí December 25 wọ́n ti ní December bí i 22 náà rí wọ́n kàn ṣe káàkiri ni wọ́n padà wú ẹjá mọ́ sí ní 25 ṣe 25 na bí ànábì Isa alayhi salam àwọn musulmi náà wá wípé ah, àwọn kírísẹ̀ náà ṣe kíní yìí àwọn kèfèrí kẹta ń pèrè wọn ní musulmi kan dé ní wọ́n kà gbé kíní ìwọ̀nù ẹ̀sìn Islam gẹ́bà ti ṣàlàyé ní àwọn ìjókòó tó ti kọjá so wà bá ní pé yahtafilu jahalatul muslimina awul ulama al-mudillun fi rabi'il awwal min kulli sanatin bi munasabati mawlidi rasul sallallahu alaihi wasallam wọ́n ni ṣe àti àwọn tí wọ́n pèrè àwọn láàfáà tí ó jẹ́ pé asọ nínú ní wọ́n àwọn tó ṣe pé táwọn jẹ làwọn wá tí wọ́n wọ́n wà láwọn sí ayẹyẹ maulidin nabi faminhum man yukimu hadha al-ihtifal fil masajid wa minhum man yukimuhu fil buyuti aw al amakina al amkinati al mu'adda li dhalik wọ́n bẹ nínú wọn ti ń ويحضره جموع كثير من دهماه الناس وعوامهم àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn nínú àwọn eh, kí náà máa ń pè àwọn common folk nínú àwọn èèyàn nínú àwọn mùsùlùmí àwọn náà máa ń wá يعملون ذلك تشبها بالنصارى في ابتداعهم الاحتفال بمولد المسيح عليه السلام وما سليو وما في وما في قوسي àwọn Christian láwọn tá máa ń ṣe ayẹyẹ ìjọ tí wọ́n bí Masih ni eh so àwọn Christian ń ṣe ayẹyẹ pé Ọlọ́run tá wà ń jọ́sìn fún Ọlọ́run tó ṣe pé òun ló dá ayé tó dá ọ̀run ẹni nabi ó jáde nínú ìyá kan ni wọ́n tún padà wá pa náà ọlọ́n tó dágbà ọ̀nà wọ́n tún padà wá pa ó tún wá kú fújọ́ mẹ́ta again tàbí wọ́n kàn tó ráyẹ gbà yìí àwọn wá ń ṣe ọjọ́ ibi pé ìnínà bí ọlọ́ọ̀bá ti wá ẹ̀yin mùsùlùmí náà ẹ̀tún wá lọ ń kọ́ sí wọn tánẹ́bì ti sọ wá kó lára bí níbi ma kọ́ sí àwọn kèfèrí anẹ́bì ní ń kọ́ so gbọ́n kí ní yíò wallahi ó gbá kí ẹ máa so والغالب أن هذا الاحتفال على علاوة على كونه بدعة وتشبها بالنصارى فإنه لا يخلو من وجود الشركيات والمنكرات ṣẹ́rí in tó tún wá níbi àwọn mọ̀wàlìdì ni wípé yàtọ̀ sí wípé ìmọ̀ kọ́ṣì àwọn kèfèrí àti àwọn kírísẹ́nì ni ó tún wá jẹ́ pé ó mọ́ kó sínú àwọn ẹbọ àti àwọn munkarot àwọn nǹkan tó ṣe kó takò ẹ̀sìn àwọn aburú كإنشاء القصائد التي فيها القلوب في حاكم الرسول صلى الله عليه وسلم bí ká máa kọ àwọn قصيدة wọ́n láwọn yìí ànábì ni ó yóò máa contain al-gulub ìmọ̀ kọjá àlà nípa ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ náà ti ma fi náà gbogbo àwọn nǹkan náà ma gbé fà náàbì gbogbo àwọn in tó ṣe pọ́lọ̀ nìkan ló ní ọmọ gbé fà náàbì sallallahu alaihi wasallam wọ́n lè ní ànábì òun ni alayélọ́run òjíṣẹ́ aláyé lọ́run òjíṣẹ́ ńlá abiyamọ gbọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀ gbọ́n kí ni wàláhì anẹ́bì lèmi ó pè tó bá ti di pé kí ní kan anẹ́bì lápé wàláhì ẹbọ ní gbogbo àwọn kíní yìí ẹjí ká pàwọn kíní ká pàtí so gùlúwùdẹ nífẹ̀ẹ́ hakin nabi sallallahu alaihi wasallam ila darajati du'aihi wọ́n kàdà délẹ̀ wípé wọ́n kàdà máa pé min dunillahi wal istighathatu bihim wọ́n kàdà máa pé ànẹ́bì ní dẹ́yìn ọlọ́ọba wọ́n sì padà máa fi wọ́n padà máa wá ìsọ́ ẹ̀wọ́n kàdà máa pé ànẹ́bì níbi gbàmígbàmí ànẹ́bì dákùn gbà wá kódòrò nkẹta máa ń kọ ànẹ́bì gbà ni ó lè máa sọ fánà pé ànẹ́bì gbà mí àkọ́kọ́ ni min hablil warid ọlọ́run ni mo súnmọ́ yín ju ika sọ̀rọ̀ yín bí lọ ah, ọlọ́run ni pé àwọn ẹrú mi tán bá ń bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹ̀mí ọlọ́run ọba ah, sọ fún pé inni qarib ujibu da'wata da'i idha da'ani sọ fún pé mo súnmọ́ wọn èmi máa ń dáhùn pé kí olùpẹ̀pẹ̀ tó bá pè mí ẹyà máa pè mí ẹ máa pè mí ọlọ́run ọba ẹ máa pè ànábì sallallahu alaihi wasallam kùl ah, inni la la amliku lakum dabran wallahi lágbára láti fi ara ní ẹnìkankan nínú yín wala rashada kódà yìí lè sí òyìn lè fi ẹnìkankan nínú yín mọ́nà a níbi ò lágbára láti ṣe anything fún yín idan allah subhanahu wa ta'ala o ní kalu ẹka so èyàn tó bá ti àtẹ́dà àwọn mawalidi rí lẹ́tọ́ sí pé èyàn náà àti àwọn bid'at àtàwọn munkarot ìmọ̀ṣẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ nínú àwọn munkarot ti mọ̀ṣẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ òun ni al-ikhtilatu bayna an-nisa'i wa rijal ìmọ̀ rọ̀pọ̀ láàrin ọkùnrin àti obìnrin lédè pé ní Islam dẹ̀ ní ọkùnrin ò yẹ kó ọkùnrin tí obìnrin tó lẹ́tọ̀ sí ò ní rẹ́ta tí ẹ má fara kan tó ní bẹ́ẹ̀ ní àti gbogbo mm, nínú ẹni àtàbárùjì ìmọ̀ jáde ní jáde jahiliya maulidi lọ maulidi àwọn maulidi wọ́n tọ́jú báyìí wọ́n tọ́ mú báyìí wọ́n lọ maulidi nù wọ́n gbogbo gbogbo ẹ̀ tí wọ́n ma dán tí wọ́n ma tàn kọ̀kọ̀kọ̀rọ̀ lọ́ọ̀kan pa àwọn ìyàwó àwọn àfá gẹ̀lẹ̀ wallahi níbi àmà wà lídìí ẹ ó rí àwọn ìyàwó àwọn séwù ah sí ìyàwó séwù sí láwọn ilé ṣe séwù ma háyà Kùránì pé yá ayọ́ nabi kul ṣe wò mọ́ àwọn àyà tọ́lọ̀ ti ní kí yà àwọn obìnrin kan bo gbogbo gbogbo ara wọn kan lo himaru ni kan lo jilbabu ṣe kò mọ́ àyà imani tí àwọn náà tọ́jú bá ìpìlẹ̀ àwọn ìyàwó àwọn ṣe wù ní fallahul musta'an ṣe àwọn tafẹ́ sọ fáwọn èèyàn láwùjọ ní pé ẹ̀yin obìnrin ẹ múra dáadáa abájọ táwọn àfáà yóò fi lè ṣe wá sí ìfáwọn gbàtàfà bá dúsmọ́sílásí ẹ̀yin obìnrin ẹ rí òhò máa ẹ ẹ̀sànú àwọn ọkùnrin tàà ihò tẹ́rin yìí ń kó bá àwọn ọkùnrin wà láyìn tí ó jẹ́ kẹ́lú mi rojú tó ẹ̀sìn mẹ́dẹ̀ ni obìnrin ni because àwọn kíni ti kó sí lórí kò lè ó rí pé tó ń bá ń ṣẹ́sìn àwọn obìnrin lè mẹ́gbà dáadáa mọ́ ah, ẹ ti dáfà ẹ̀ ń ṣe big boy mọ́nà àwọn so tó bá lọ bóbìnrin ọmọgbà ah, mi ò ìmìyà ó ti rò pé ó padà fẹ́ jẹ́ kó mọ́ lo himar àbí kó mọ́ bójú ni so kò ní fẹ́ bọ́ sí mọ́ ó sì nílé lọ pátí ó sáà lè gbé ohun gbàtí sòkòtò lọ pátí báhùn gbàtí kò fẹ́ sí ọ àbúkọ gbé himar kò kẹ big girl ẹlẹ́hàlì mi ò yọrọ kò so àwọn àfáà yóò lè ṣe wá sí ìmá wọ́n fi àwọn yẹ́lẹ̀ kan mọ́sí tó wù wọ́n because àwọn gẹ́gẹ́ fúnra wọ́n sí tó wù wọ́n so àwọn abúrú tó pọ̀ yìí ṣe kí ni ìmọ̀sẹ̀lẹ̀ nínú ẹni orin orin wó plé orin báyìí ni táwọn yóò máa gbọ́ tí àwọn ayà dẹ́ ń bẹ bá múnú Qur'an àwọn àhàdífì ń bẹ nípa orin gbígbọ́ tẹ́yìn orí àwọn ayà yìí mọ́ ni in short ni pé a need láti neutralize ẹ̀sìn ẹ jẹ́ ká mẹ́ọ̀tẹ̀ ẹ ká civilize ẹ̀sìn ẹ̀sìn gbogbo mọ́ ṣe kíní kan wàhálà yín pọ̀ ẹ ká neutralize gbogbo ẹ̀ kí ó gbẹ ẹwò kẹ́bọ̀dí sàmọ́ ṣe tí ẹ ẹsẹ́ àti mọ́ kí ohun má ti ń kí wọ́n ti tán wàláì kíní eh, ṣẹ́rí gbogbo kíní wàláì ẹ̀sìn ò lọ Christianity ni yìí ha à ń Jesus Jesus là ń tẹ̀lé Jesus ló ṣe ló ṣe ń ṣe ó yá mọ̀ bọ̀ bó Jesus múra ni àtàwọn disciples Ànábì Ìsá tẹ́ntẹ̀lé tẹ́lẹ̀ntẹ̀lé síbò sí mọ́ra ilé síbò sí ń sẹ́sì lélẹ̀ tánjó tán lùlù mú wá nínú báyìbù ike Ànábì Mùsá alayhi salam àbí Abraham àbí Moses agbogbo wọn wá kóra wọn sínú chọ́ọ̀chì bámú wá bẹ̀rẹ̀ sí ní awa lùlù wọ́n awa wọ́n pàtẹ́wọ́ wọ́n tó wá ní kódà tó bá tún lè jó ò ti jọlọ́n gbèsè èmi ò mọ̀ bí tí wọ́n ti mọ́ jọlọ́n gbèsè fàtòrí lè jù ó dá tí ìbá mọ́ jójó so bẹ́sì ṣe ń lọ díẹ̀ díẹ̀ nu ló ń fi ní ìsinmá yóò ẹ̀sìn bọ́ ṣe ń ṣẹ́sìn ó ti yàtọ̀ gidi gbé sí bá wọn ànẹ́bìtẹ́ láwọn ń tẹ̀lé bẹ́sì ṣe sí Islam náà dalili mo ti mẹ́ṣẹ́ bí yẹ̀rí pé wallahi wallahi àwọn yẹ́dẹ̀ ń wà nínú mọ́sílásí tẹ́láwọn ń ṣẹ́sìn tẹ́láwọn wallahi wọ́n sì ń kọrin àwọn orí àwọn kírísítẹ́nì wọ́n sì islamize kìní kan mímọ́ táwọn sẹ̀lẹ́mọ́ ń àwọn kan yọ bàbá wọ́n sì ń fi ọlọ́n sí àwọn ìyá alásàlátù ẹ̀nà pọ̀ tánṣà ń ṣe báyìí tánṣà ah subhanallah ṣe fẹ́ sọ kíní di christianity ma lọ́wọ́ ni nítorí ń tá jẹ́nẹ́dẹ̀ ni o wọ́n ti mọ̀ pé kákọ́ àwọn ìsinmọ́ sáàsì kálá fẹ́ kọmọ lẹ́sìn hm, àwọn yóò nífẹ́ wá àmọ́ ẹkàn jẹ́ kákún kìí kẹ́ kalẹ̀ ká ní pé ẹ̀yìnyà ìgbàlá ọ̀fẹ́ ó tẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀yìnyà àwọn ọmọ wá kíníkan àwọn ìyá yẹn sábọ̀ wá bínú omi kan ti wà ń bí omi yìí omi ìgbàlà ní tẹ́bá ti lè lò báyìí àwọn yóò mọ̀ lówó ní hey ká mọ̀ lówó ó ti tán wọ́láyìn tẹ́ fi ń kọ́ àwọn èjẹ́ ni àwọn àfá yóò sì kò jọba jọlọ because àwọn yìí ẹ̀ sódúdú fún wọn àwọn ìyá tó ẹkẹ́ àwọn ìyá ìdẹ̀ fẹ́rẹ́sìn tẹ́bánikẹ́ wọ́n yáyìn wọ́n fẹ́rẹ́sìn wọ́lá tẹ́bánikẹ́ wọ́n wọ́n ah lóòrù wọ́n lọ ní ẹ so yìí kẹ́ dágbọ́mọ́jú ni wọ́n lórí ni omi jọ ẹ̀rọ lórí 25 litres ń lọ́nu ha wọ́n nígbà láwọ́ bí kan hey kíní kan wọ́n mọ̀ pàgbó bí ìgbà tó wọ́n chọ́chì ní Allah Allah Allah anẹ́bì ti ráwọn sàhábà ìjọ kan wọ́n lọ àwọn anẹ́bì ráwọn sàhábà kan wọ́n pẹ̀lú ọba ohun wọ́n lọ sókè díẹ̀ anẹ́bì mú hmm, ẹjọ́ kó wálẹ̀ díẹ̀ ẹ́ falatẹ́jì haru hmm, amù ẹ má jẹ́ kó pariwo jù ọlọ́ọ̀bá tẹ́ ń pè kìí ṣe gọ́ ìbù lẹ́ǹpẹ̀ kìí ṣe adití lẹ́ǹpẹ̀ kìí sọba tó jìnà tí a mọ́ pọ́wọ́ ẹ́ kí ni ariwo àwọn kírísẹ̀nì lẹ́ǹkọ́ sí náà ní ìsìnbá ẹni sáwọn àsàlátù exactly bẹ́ẹ̀ sí ṣe nìyẹn kìní kan ẹmúkùta akọ mẹ́ta ẹ̀yìn mẹ́ta tẹbá ti lọ sí kọ́rọ̀ kan ẹwà lọ fọmọ́lẹ̀ àwọn ọ̀tá mi ó kìí yìí kò sí tó sálàyé fáwọn so kí ni mọ́lìdì wọn kò àwọn mọ̀hàgbọ̀máàtì tí ma ń ṣẹlẹ̀ ó pọ̀ gan báyẹn ó pọ̀ gan kọlọ̀bà kó sọ́wàkún bẹ̀ni nínú ẹ̀nà ni pé alébìdẹ̀ ti sọ fún abíká mọ́ ṣàṣẹ́ jù gòlúwù nípa ohun alébì pé látùtòrò Maryam alébì ni ẹmọ́ yìí láyé bóró ayíjú ayíkọjá àlà gẹ́gẹ́ bí àwọn kírísítẹ́nì bá ṣe yìn nasara bá ṣe yìn anẹ́bì Isa wọ́n padà yìn yìn yìn tàbí wọ́n padà pé lọ́mọ ọlọ́run gbàtí wọ́n padà kí n sọ ọlọ́run gẹ́gẹ́ ni ẹnìkan sọ láìpẹ́ ó ní ànábì isa òun ló dá gbogbo ayé àtọ̀ wọn ah ok but ṣé wọ́n bí ànábì isa ni ó ní bẹ́ẹ̀ ni wọ́n bí ni ah ọlọ́run ni was God a baby ṣé baby ni ọlọ́run ó ní ẹ̀yìn ah pọ́ọ̀lù baby nítorí ọlọ́run ọba ọlọ́run ṣe wá jẹ́ baby n tó dẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ẹ̀sìn wọn ni wípé àwọn àfáà kan wà tẹ́jú kí wọ́n rí wọ́n wọ́n kí àwọn àfáwọn ẹ̀nàṣọ́wọ́sí bí mẹ́ta àwọn kan wà wọ́n jọ pínlẹ̀ àwọn kíní wọ́n jọ ohun gbogbo kíní ni àwọn àfá kan wà àwọn rí kíní wọ́n wá dákẹ́ tí wọ́n wọ́n fẹ́ dá lásìjù àwọn adákẹ́ wọ́n wò wọn gbogbo ọlọ́nà ọba jọ parí papọ̀ gbogbo wọn alábẹ́ ìpè ọlọ́run ọba lẹ́yìn this eh, kíná pé concept of Trinity àwọn Christian it was after like 300 years close to 400 years ní Council of Nicaea wọ́n gbọ́ Council of Nicaea ní Rome gbáyìn na tó jòkó wọ́n jòkó ní káńsù ni na ní káwọn tánjẹ́ àwọn pastor gbáyẹ káwọn mọ̀ sáyìn káwọn tọwọ́bọ̀wé àwọn mìíràn tó kí wọ́n tọwọ́bọ̀wé lágídí ni ẹ tọwọ́bọ̀wé pé ọlọ́ọ̀bá o mẹ́ta ni because mo kọ́kọ́ ṣe meetings meetings kí ẹ máa ṣe meeting lórí ẹ̀sìn ah meeting lórí pé bò láṣe kátún ṣe lè concept ìpìlẹ̀ wá náà tó wá ṣe meeting concept bó tawhid gangan ni wọ́n kàdà wá council of nisi ìyẹn tó bá lè kàtàkọ́lọ́ka àwọn àgbí pé ok agreement báyìí ni pé ẹ̀sì gbọ́dọ̀ tako Ọlọ́run ọba mẹ́ta ni nínú ẹyọ kan sí ni believe ìdẹ̀ ni believe àwọn Róòmù ni kìí ṣe believe Ànábì Isa alayhi salam concept ẹ̀dẹ̀ ni pé God the Father the Son and the Holy Spirit and these three are one ló jẹ́ pé ẹ̀ challenge Christian kan pé mú Bible Bible yìí gẹ́gẹ́ mú wá mẹ́ yóò rọ mọ́ mú àwọn fásitì wáyé kí sáà lọ mọ́ this Trinity nínú ẹ̀ bọ́ ṣe fọ́mù ẹni ẹ in tó aṣẹ lẹ́yìn ìgbà ní pé ìwọ tó bá ti wá gba believe wallahi wọ́n pa millions of Christians because wọ́n wá pín sí méjì àwọn Trinitarian Christians Unitarian Christians àwọn kan sì ń takú pé à nígbà tẹ́múwà ìṣẹ́ wallahi wọ́n hang millions of Christians ló jẹ́ pé history Christianity ó dákì gan ó burú bí wèrè ní ìsìn roman catholic ah, peace peace ẹ̀yin Mùsùlùmí ni terrorist wallahi ó kàtà ni tó bá kàtà tó bá máa dúró atrocities tí wọ́n commit lókọ crusade o mọ́gbọ́ crusade kàlọ́ kànípa crusade kan sáàtẹ̀ ní google kànípa crusade kó wà dúró millions of ẹ̀mí tó bọ́ lórí ẹ̀ lórí pé àwọn kan jòkó wọ́n change ẹ̀sìn wọ́n tún wá ń ṣe ìlzáàmù àwọn olómi pé ẹgbìrọ̀ gbábá sí change ẹ̀yìn àìgbá o ikú ni ìyẹn tí lóòbọn tó ṣẹlẹ̀ lẹ́yìn ni pé al-muslimuna la yaqra'un àwọn mùsùlùmí ò kí ń kàn kankan àwọn àfáà ti gbogbo àkíní àwọn àfáà mọ́ ṣàlàyé náà àwọn mùsùlùmí kò sáyẹ́sìn ayé ajẹ́ajẹ́ là ń bá káàkiri kò sáyẹ́sìn tàbá mọ́ ń ráyẹ́sìn náà pé àgbùdọ̀ dákẹ́ ló gẹ́sìn bà jẹ́ o wọ́n kà sọ so mọ́lìdì wàláhì mùsùlùmí o kò tọ́ kí n bá wọn kópa níbi so ànẹ́bì ní kẹ mọ́ yìí láyìnbóró báwọn kìrìsẹ́ntì nasara àwọn àsọ́rọ̀ bá ṣe yìn ànábì Isa innama ana abdùn ẹrú Ọlọ́run ni mí faqulu abdallahi wa rasula ẹ ma sọ wípé ẹrú Ọlọ́run a òjíṣẹ́ Ọlọ́run ẹ má yìn mí láyìn bóró ẹ má ní pé mi aláyé lọ́run èmi láyé lọ́run ẹ má mi lọ́lọ́run torí ẹ̀dá yàtọ̀run Ọlọ́run ò torí ànábì dá

wàlá bí ẹyẹ kẹsẹ̀ méjì bá ni mọ́bí wàlá ìdíkà ti fi rìnlẹ̀ fún mi rí wọ́n sọ fẹ́ ní pé ó tún búra ó tún fà nẹ́bì sí ẹ̀yẹ gẹlẹ́lẹ́ ẹn kí ní kan ìwò máa kan anẹ́bìdẹ́bẹ́ kìí sí ìntẹ́ni ẹ̀dẹ́ fẹ́ fi sọ ní pé a lè tẹ̀lé súnà nẹ́bì ok ó ní pé tabali tẹ̀lé súnà nẹ́bì tí wọ́n bá ni so gbogbo kini wallahi bàbá ní wal-itrahu ma'nahu al-ghulubu fil madhi in tan pè ní al-itrahu ní kíyàn máa sàṣejù níbi kíyàn máa yìnyàn ẹ̀yin náà lẹ́yìn tẹ́rọ ẹ̀yin lẹ́ tó báyìí ẹ̀yin lẹ́ ṣe báyìí ẹ̀yin lẹ́ ṣe báyìí ẹ̀yin lẹ́ ṣe báyìí wallahi àṣejù ni ló jẹ́ kí ní àárín ara wa náà kò tó ká máa yin ara wa láyín jù ayin jù yẹ́ he o mọ́ ń dá wa láàlẹ́ sínú ẹ̀mí ni o èyí padà bí i kẹ́ nìyí nǹkan o eh kódà kò sí àwọn olóyìn òde sàṣìṣe mọ́ láyé tí wọ́n وبعدما يعتقدون أن الرسول صلى الله عليه وسلم يهدر اتفالاته وبعضهم آمين وما بليف بني نينو بليف ما دنيا pé Ànábì man wasi maulid in wa madura Ànábì tó wá wá o ito Ànábì ololo madura maulid ta Ànábì kọ́kọ́ wá ní Ìlọrin náà yó kọ́kọ́ wá maulid wá wá wá Ìlọrin yó ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí Kano yó wá kon Kano yó gbogbo Nigeria yó wá be yó wá lọ UK yó lọ káàkiri bayan yó mọ̀ lọ maulid

àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn gbogbo àwọn ṣẹ́ tó ṣe pàwọn Sufi náà máa ń ṣe tí wọ́n dẹ̀ dálẹ̀ nínú ẹ̀sìn ni wa qad yakunu fiha ikhtilatun bayna rijali wan fitna ó sì máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ fitna kalẹ̀ nínú àwọn ojú fitna fi máa ń tètè sílẹ̀ jù òun náà ni ila al-wuqa'i fil fawahish a sì máa fàyẹ̀ واقتصر على اجتماعه على الاجتماع وتناول الطعام وإظهار الفرح كما يقولون فإنه بدعة محدثة تلم باني بي ايه اودا awó ṣe gbélé yìí àwákà ma ń jẹun ni a sì ma ń mú ní gbogbo tẹ́ǹsọ àwó ṣe ẹ̀yìn stí náà bídá ni because anabi ti ní pé wa kullu muhdathatin bid'a wa kullu bid'atin dalala wa kullu dalalatin fi an-nar gbogbo tó bá ti jẹ́ àdádálẹ̀ gbogbo ẹ̀ bídá ni so gbogbo ẹni yìí àdádálẹ̀ ni èyàn gbọdọ̀ mọ́ sí so ibi ni a ti dúó fún tèdí inṣàlá tó bá di ọlá a tẹ̀síwájú هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته